لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيقول كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله الله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 حاج إبراهيم في ربه أذ آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم وإن الله يأتي بالشمس من المشرك فات بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم أو كالذي مر على قرية وهي خاوية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأمته الله مئة عام ثم بعثه قال كم لبثت قال لبست يوما أو بعد يوم قال من لم متى عامين شرب بني وانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك وانظر إلى العظام كيف ننشزها وانظر إلى العظام كيف ننشرها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء أعلم أن الله على كل شيء قدير أعلم أن الله على كل شيء قدير

fàátí máa ṣe ti ẹ sọ̀látù kámílà máa ṣe ti ẹ gbogbo abáwàlù kùránì látòkè kanlẹ̀ tàwàdís àná Muhammad látòkè kanlẹ̀ ààrin àná Muhammad kọ́kọ̀ ìyádà wa pé eléyìí lẹ gbọdọ̀ máa ṣe nìkan ìtọ́kàn sọ ni ó ṣe ìzìhárù àpùdọ̀líyà ni pípé yìí lọ́lọ́lá jù ìyẹn ni pé tabátì ní nǹkan lọ́lọ́lá àwọn nǹkan míì náà ń bẹ tí ò ṣe kíni tí ó tónú anábi tó á dé mi lójú jù ní pé anábi ò ní anábi láyàrú dòl khaira wọ́n láyàrú dòl khairu láyàrú dòl khaira illa shaitanu ẹni bú làímù lùkáwù bún lùkáyì ẹni tí nǹkan kún òbí tóun náà bí nǹkan kan òun ní máa kọ oore anábi gbogbo wọn bá ti màsálásù ṣètò wọ́n sá ṣe fún kọ́lá kó fi yóò bá kó fi sẹ́fà náà Muhammad anábi ẹni tí máa gba oore ni èmi máa fi sàṣàlátù káfà náà Muhammad máa ti káyà yìí àwọn àjọ má ti wí ẹ̀rápẹ̀já jọ wí papọ̀fà náà Muhammad اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد خاتم الأنبياء خاتم الأنبياء ومعدن الأسرار ومعدن الأسرار ومنبع الأنوار ومنبع فعلان وجمال الكونين وجمال الكونين وشرف الدارين وشرف الدارين وسيد الثقلين المخصص بقاب قوسين وسيد الثقلين المخصص بقاب قوسين Èmi ọ̀sẹ̀ tó fàáfà mi, èmi ọ̀sẹ̀ tó fàáfà mi. Èmi ọ̀sẹ̀ tó fàáfà mi, èmi ọ̀sẹ̀ tó fàáfà mi. Èmi ọ̀sẹ̀ tó fẹ́ bí mi ọ̀fẹ́ tán fẹ́ bí mi. Èmi ọ̀fẹ́ tán fẹ́ bí mi. Èmi ọ̀fẹ́ tán fẹ́ bí mi. Èmi ọ̀fẹ́ tán fọ̀rẹ́ mi. Èmi ọ̀fẹ́ tán fọ̀rẹ́ mi. Èmi ọ̀fẹ́ tán fọ̀rẹ́ mi. Èmi ọ̀fẹ́ tán fọ̀rẹ́ mi. Bàbá ṣe tán fẹ́ bí àwa. Tábà ṣe fà àfà wa. Bàbá ṣẹ̀tọ́ fún ọ̀rẹ́ àwa àlìjànnà ní ìrètí àwa. Bàbá ṣẹ̀tọ́ fẹ́ di àwa, bàbá ṣẹ̀tọ́ fọ́ fà àwa, bàbá ṣẹ̀tọ́ fọ́ ọ̀rẹ́ àwa àlìjànnà ní ìrètí àwa. Ọjọ́ ṣẹ̀tọ́ fẹ́ bí rẹ̀. Ọjẹ́sẹ̀ tó fà fà rẹ̀, ọjẹ́sẹ̀ tó fà ọ̀rẹ́ rẹ̀, tó bá ṣẹ̀tọ́ fẹ́ bí rẹ̀, Tọ́bá ṣe tọ́fọ́ rẹ̀ rẹ̀ bọ̀bá ṣe tọ́fà fà rẹ̀ àlìjẹ̀nà níwẹ̀ tí rẹ̀. Ọjọ́ ìṣẹ́ tọ́fẹ́ bí rẹ̀, ọjọ́ ìṣẹ́ tọ́fà fà rẹ̀, ọjọ́ ìṣẹ́ tọ́fọ́ rẹ̀ rẹ̀ àlìjẹ̀nà níwẹ̀ tí rẹ̀. Ìbéèrè kan tí mo fẹ́ fi bẹ̀rẹ̀ ìbára wa sọ̀rọ̀ díẹ̀ kéèsewáàsí àìsewáàsí ní àwọn àfáà. ìbára wa se ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ní ọ̀yàtọ̀ fáròyé èyí sàròyé èyí sì ṣe wà ní àwọn àfá ọ̀rọ̀ lèyàn máa sọ ábìránra wa ní etí díẹ̀ àmọ́ tí ń fi bẹ̀rẹ̀ wá sí tí ń fi ọ̀rọ̀ tí ni pé gbogbo àwọn ọmọ kí ó ta jòkó ní àyín lónìí ọmọ kí wa ní pàkátà ọmọ kí ó ní wá wa ní àgbàjì tẹ́fà ọ̀là mú gbogbo tí ń jẹ́ kéwú èmi ọ̀sọ̀ pó ní láwà ní àmú gbogbo tí ń jẹ́ kéwú èyí sọ pó ní láwà ní o àmú gbogbo tí ń jẹ́ kéwú àwọn bàbá alágbàjì làmú gbogbo ẹ̀ ogbó àwọn ti ìkéèmù à ń tìbọn náà mú náà à ń bomi jáde àwọn ìyá fọ́tò ń tó wà fún kéwú tó ń kàkù wá mú lọ́dọ̀ wọn ẹ̀ tí ń ṣe kọ́ọ̀kẹ́ ó ṣe ti ọ̀rọ̀ ara wọn náà ló ti mú ẹ̀ tó ń kàṣẹ náà ní tí ń pe kọ́ọ̀fù ní ká ara wọn náà ló ti mú tàbá wo gbogbo ẹ̀ bá wo tàrífì lọ látòkè ta àwòdélẹ̀ àmọ́bẹ̀ yìí nǹkan lèmi wa Khalifa àwọn Sheikh wa Hanbali ìyàyín ni wọ́n ti bàbá wa àwọn àfáà wa àgbà àwọn bàbá wa Sheikh Daoud tí mo fi àtọ́lẹ̀ àpá yàrí wọ́n ti sọ fún wọn pé kún ọ fún mi pé ṣe wá àti àyà mi wá já pé kí ni mo fẹ́ sọ ní agboolé àfá tí lọ́mọ kí fẹ́ sọ mẹ́ àwọn bàbá wa ìmọ́mọ̀ àbóndó wọ́n bẹ́ ń jòkó àwọn bàbá wa eléré wọ́n bẹ́ ń jòkó àwọn bàbá ṣéhùn nàìjíríà wọ́n bẹ́ ń jòkó àwọn bàbá wa ìmọ́mọ̀ agaka wọ́n bẹ́ ń jòkó àwọn bàbá wa ní ọ̀tẹ́ wọ́n bẹ́ ń jòkó bàbá mi ní òde aláúsá àwọn mọ́mú aláúsá àwọn náà bẹ́ ń jòkó kásá pé àwọn àfá àánàkàlà àwọn bàbá olómi gbóná wọ́n bẹ́ ń jòkó àwọn bàbá wa àgbàyẹ́yẹ́ àfá tẹ́pà àwọn yẹn malkùránì tújù tó rẹ̀ tí a nínú bá gbé láwà ní pé wọ́n ọmọ tú alùkùránì fún àfá tí ó tú alùkùránì ẹbá ń pè bàbá lẹ́ẹ̀kẹ́ sí ẹjá tún wí lẹ́ẹ̀kẹ́ sí bàbá wa àgbà fún tafsiri ní gbogbo gàmbàrẹ́ àti agbègbè rẹ̀ ọlọ́mọ́sá jẹ́rin ń fẹ́ o àwọn ṣéèkì wa Abdulkadir Maimasa ọlọ́mọ́sá jẹ́rin ń fẹ́ wá sí mọ́ ọ̀rọ̀ tí mọ́ kàn fẹ́ sọ ìṣẹ́jú márùn-ún náà ni àbí ìṣẹ́jú àwọn ti lọ pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ti ń jẹ̀san dáadáa tí wọ́n ṣe lọ́dọ̀ Ọlọ́run àwọn ti ẹjá fi tí wọ́n lẹ̀ àwọn ará ẹjá bí ní béèrè kábíra wa pé ẹ̀dàkùn kí la wá ṣe ń yàí lónìí ẹ̀dàkùn ta náà dáhùn pé kí la wá ṣe bá ti jòkó yìí wọ́n bí wá ń béèrè wọ́n ní kí la wá ṣe ń jòkó yìí mọ̀rọ̀pá bàbá ṣe dáúd wọn máa ṣe stìtìlá àmọ́ pé ìstìhìláàlú wà tí wọ́n ń jọ́ mi pẹ̀lú béèrè wọn fi bẹ̀rẹ̀ rẹ̀ ń jọ́ mi ìmúnà wá ní sí wọn jẹ́dá ẹ̀dàkùn kí la wá ṣe ń jòkó lónìí mo rò pé a wá ṣe àdúrà ọjọ́ mẹ́jọ a wá ṣe fìdáhù fáwọn bàbá wa àmọ́ tí ń jẹ́ fìdáhù kò sí tẹ́ ń pè ní fìdáhù ìwà kan ṣoṣo náà ní jẹ́ bẹ́ẹ̀ a sì jọ mẹ́ta a sì jọ márùn a sì jọ mẹ́jọ abẹ́ ìwà kan ṣoṣo náà lọ́wà tá bá ti sàbẹ́kù wà tọ́ èyí náà jẹ́ ń bí gbogbo aníbẹ̀ẹ́rẹ̀ pé ẹdákun ìrun ń kí àwẹ̀ ń gbà sàkátà ń yọ àjítà ń lọ ṣé ń bẹ̀ gẹ́gẹ́ ni ọlọ́run fẹ́ tíyẹn ló lè gbé wa wà lìjẹ́nà ni àbóhun gẹ́gẹ́ ni bus stop destination wa tá ń lọ ṣé ta bá ti kírun ó ti tán ta bá ti pẹ́ mọ́sálásí ó ti tán ta bá ti fàtẹ̀sùbá ó ti tán ta bá ti firun bẹ̀ẹ́lẹ̀ ó ti tán ta bá ti gásùkù asókè tó òdélẹ̀ mọ́ ṣé ìsìlámù ti tán síbẹ̀ náà nù láwọn àfáàbí wá ní kàbíra wa pé ǹjẹ́ alìlẹ̀bàádá àwọn alìlẹ̀bàádá sóhun ni gáyà ni àbíwà sílà ni ṣé gáyà ni ìbàádá àbíwà sílà ṣé ìrun òun ni gáyà tọ́lọ̀ ní àtorí ẹ̀wáyé àbí àwẹ̀ òun lọ́lọ́ ní ẹ̀sìn ni ọlọ́run torí ẹ̀ àwẹ̀ kọlọlọ́n torí ẹ̀ ní káwáyé àjí kọlọlọ́n torí ẹ̀ ní àwáyé ọlọ́n ní gbogbo èmi ni rún ní èmi làwẹ̀ ní èmi ni saka ní ni hajji ní gbogbo ẹ̀ wàsáìlù ní ibi tá ń lọkọrùn wàsáìlù lọ jẹ́ nǹkan ẹ̀gùn ọ ń lọ ọ wá lepo n'inu mato osi n'i mato àmẹ́pò òsì ń ibi tó sì ń lọ́nà adíwọ nílọ̀ lọ́wọ́ kẹ̀kẹ́ àmọ́ mọ́tò tó fẹ́ gbé lọ lè lóòótọ́ àmọ́ kò sí po nínú mọ́tò àti táyà kan ti jò ń bẹ̀ ẹ dákun ṣé adíwọ nítọ̀ lọ́hun sóhun ni gáyà rẹ̀ àbí mọ́tò gẹ́gẹ́ àgbákòta wá ṣe láyé lónìí òun ń tẹ ń tẹ paramọ́ ìrún ààwẹ̀ ẹlòmílè ló ń wá náà oṣù kẹfà nìsí òun kọ́lá nídì lọ́wọ́ rẹ̀ ó lè ní òun wọlé kánúwò oṣù mẹ́ta nìsí òun kọ́lá nídì lọ́wọ́ rẹ̀ ó lè lóhun eh, tẹ̀síbá tó ń tẹ̀rí òun ti tẹ millions asmúlọ́lá atẹ́kùrúlá mẹ́nàmá anna stigifara hu yàtájú na stigifara tó jẹ́ pé stigifaru ni èyí nǹkan wa débi à ń lọ ni alùkwáàní fi ìfẹ́ fáyẹ̀lẹ́ àwọn àfá alùkwáàní fi tó àti fún pé ìrúnkọ́ ni pàtàkì ìrúnkọ́ ni gáyà wàsílà nìrún oríṣẹ́ rí irun báyìí iṣẹ́ tí ìrùn máa ń ṣe tí àbá ti ní káàkì yóò jẹ́ àwùwà rẹ̀ yóò gbìyà jìnà sí munkar

à ń lọ náà ẹ̀rí pé ìrun mọ́lóhùn kọ́ níbi tí à ń lọ ọkọ̀ tí ó gbé wa débi tá ń lọ ni ìrun ààwẹ̀ òun kọ́ níbi tá ń lọ ọkọ̀ tí ó gbé wa débi tá ń lọ ni ààwẹ̀ ájì òun kọ́ níbi tá ń lọ ọkọ̀ tí ó gbé wa débi tá ń lọ ni ájì ọlọ́run ro

aya hajji kẹtọ́lọ̀ ti sàlàyé hajji gẹ́gẹ́ làálàkún tátàkú náà lọ́lọ́ fi parí ẹ̀ illatul hajji illatul qabul al hajji òun ní kí ló takwa ọlọ́rin bọ́yá bẹ̀rẹ̀ sí ti hajji yìí tẹ̀rí wàhálà ti bẹ́ẹ̀ tẹ̀rí owó tẹ̀ẹ́ná bẹ́ẹ̀ tẹ̀rí ẹ̀gbẹ́ níbo là ń lọ ibi takuwa a jẹ́ pé ìrún kọ́ níbi gẹ́gẹ́ ń lọ tó débi ìrún tó takú wọn nìkan náà lọ ń gbogbo tara àdúgbò jẹ́ ó sì sí òun wákàtí mẹ́wàá ka ojú wákàtí mẹ́wàá lọ ọjọ́ alúwà lọ wà ń jojúmọ́ lọ ń gbogbo ẹ̀ wà sáà ni yáyà wa gẹ́gẹ́ ẹni ká níwà rí ìwà rí òun ni ká ti dáadáa fẹ́ntọ́ inú àwọn ìwà èyí tó gbogbo ara lámọ̀ wà inú èyí tó wá pàtàkì jù láti rí bọ́láwùjọ wa lónìí inú wà òun ni wà inú mo ké pépèpé inú táàrí mọ́láwùjọ wa lọ́dọ̀ àtìyàwó wọn ọba lọ́dọ̀ àfáàtọ́ wọ́n máa ń wọn awá àti lọ́dọ̀ àwọn olóṣèlú àwọn náà máa ń para wọn awá àti lọ́dọ̀ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ àwọn ọmọ máa ń dára wọn awá àti lọ́dọ̀ mùrídà àti mọ̀kádàmù àwọn náà ń para wọn wọ́n gbà àwọn ara wọn kí ni wà òun àlè wàfáwù wàfáwù ẹni tó ti ga

àṣejọ́ mẹ́ta ni àṣejọ́ márùn lẹ́yìn òkú ni gbogbo ẹ̀ wàfáhù ni wàfáhù ni à ń ṣẹ̀tọ́ ni à ń rántí pé bàbá yìí sóre fáwa náà ni àwọn mẹ́bí tóun náà wà mọ́ lónìí ẹjẹ́ ẹ̀jẹ́ táwọn náà bẹ̀ lọ fún bàbá Muhammad ìwọ tó ò ṣe wàfáhù ò ní ọ̀rẹ́ tí àfá àtọ́kọ́ ní kéwú nígbàrán ti gbàdúrà rẹ̀ ọmọ tó fi tẹ̀sán fún ẹ́ tọ́rọ lọ́wọ́ ẹ́ innal ìzámá ẹ́ innal ìzámá àìlọ́ zàkàrú innal ìzámá àìlọ́ zàkàrú iná kẹrí máa ìdáktọ̀ bá rí àìnà òun wí sọ pé àìsàrú iná kẹrí máa ìdámá àìsàrú dákarú iná kẹrí máa ìsá àìsàrú dákarú iná kẹrí máa ìdámá àìsàrú dákarú ẹ̀hẹ́ mọ́nkí ni ní àwọn ọmọ olú àbígidi ọmọ rẹ̀ dáadáa máa ń káánà yóò sínú ọ̀fẹ́ màọ̀tí ní ṣáṣí ní máa ń káánà yóò bábá wọ̀ kó pé máa ń káánà yà aláfùhú yà aláfù aláfà yà aláfù bábá wọ̀ wí bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá máa yà aláfùhú fi màọ̀tí ní ṣáṣí ní Man kana ya kalafu fi mauti na hasini. Ọlọ́mọ tí ẹ bí tó bí tó bá yọ́ máa rántí àwọn tí wọ́n ṣe eré fún gbà tó náà fi ń rágbákò àfáàtọ̀ lọ́rẹ́ lálẹ́ nígbàtàwọn èèyàn ń pélé ọlé pé kò sẹ́nìká àti wọ́n ó túnmọ̀dọ̀ àwọn bàbá tó ọmọ lọ lára rẹ̀ tí wọ́n lọ ń gbà ní tó fi gbáyé nì tọ́mà lọ lè jí rẹ̀ bẹ̀ fún àwọn bàbá wọn lọ pàdé lóde nítorí ìtẹ́ fi pàdé rẹ̀ owó ojú tó fi kí àfá ànàkàláhù orí ọ́

هذا هذا لو كان مسلم بن عدي حيا فكلمني في هؤلاء النتنا لخليتهم له صلى الله عليه وسلم ẹwà nẹ́bì bó ti mẹ̀tọ́ tó anẹ́bì mẹ́tọ́ fún kèfèrí tí ètẹ́lẹ́ sí bábá ẹgbẹ́ àfá àtọ́kọ́ ní kéwú mùsùlùmí kèfèrí anẹ́bì ń sọ ẹ̀tọ́ rẹ̀ ń bá anẹ́bì ń bá

abu abdallah buna abi umayya òun náà bẹ̀lẹ́gbẹ̀ abu tọ́líbì kèfèrí méjì làwọn méjì anábì náà bẹ̀lẹ́gbẹ̀ abu tọ́líbì musulmi lànà muhammad anábì ń sọ abu tọ́líbì anábì ń rò pé eh ọkùnrin tó ṣe dáadáa fun mi kefere kèfèrí fẹ́ makai mí mọ́kàì òun lọ fẹ́ kú baba bàbá eh yóò jìyà mi anabi wa anabi wa tọ́bátò jáde kìí àmà tọ́lọ̀n bá fẹ́ ní kọ́ ọmọ wọnú lọ́lọ́ ìlú ọlọ́run ọba ìsọ̀fọ́lọ̀n pé ọlọ́run èwo lọ́wọ́ àti pẹ̀lú láìláìláìláò tó sọ yìí èwo lọ fẹ́ sọ pẹ̀lú láìláìláìláò tí àbútọ́ líbi sọ yìí mo mọ̀ pé òkèrò lóòtọ́ mo sì mọ̀ pé ọgbà àwẹ̀ àmúní láìláà kí ni wọ́n lọ́wọ́ tí ó wà àtàtùrùkù mílàtà Abdulmuttalib àtàtùrùkù mílàtà Abdulmuttalib ṣe àbútọ́lì ọmọ jẹ́ kọ́ fún òfin tí ọ̀dá gbẹ̀yìn ìtàhà bàbá rẹ̀ ṣe ọ̀fẹ́ kó mẹ́fẹ́ tọ́tọ́ ọmọ òkú lóyìí ọmọ tí èkì ìdáyé mọ̀ yìí ọmọ tí èkì mọ̀bọ́lọ́ oṣù sọ̀rọ̀ ń láyé yìí ẹ́ àbútọ́lì bá kúlẹ̀ rí kèfè dídé ní sókí ẹwà wo ọ̀rọ̀ kẹsìmọ̀kànfẹ́ sọ́ńbí ọ̀rọ̀ sáà nẹ́bì sọ́ńgbà sáà nẹ́bì rí pàbútọ́lì kú tán kí là nẹ́bì sọ ànábì ní ànábì wá rú àná ànábì náà ha ha ó ti kú lórí kèfèrí náà ha la astaghfiranna laka Allah ma lam unha an za'ak ẹ̀tún wọ àná ẹwà náà ẹwẹ̀ tọ́ta ànábì ń ṣe fún kèfèrí kejì ànábì ní ah ń sì wá foríjì fún ọlọ́dọ̀ ọlọ́run ọba tọ́lọ́wọ̀n bá pa mí láti pé kí mọ́ wà foríjì fún ọ. Ee ọlọ́run gbọ́ yóò bá ìdé ọlọ́run tó ayàkà ìlàtà ọgbà aláàṣì. Ọlọ́run ní máa káàrẹ̀ lẹ́nàbí yìí wọ́lẹ́lẹ́rínà àmànú àyẹ́sẹ̀gbìrú ẹ̀lẹ́lmúṣìrìkì náà wà láwọ́kánú ulì kúrìbẹ̀. Ẹ amọ̀pọ̀ fẹ́ràn tí àná ni ó ṣe dáadáa sí ọlóòtọ́ ó sì tíráì fún ọlóòtọ́ ṣùgbọ́n innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha'u ẹwẹ̀ tọ́ kejì kèbèrí lákọ́kọ́ bá kèbèrí ní ẹ̀kejì ànábì ṣe bẹ́ẹ̀ kọ máa ní kèbèrí lànábì ṣẹ̀tọ́ fún pé bọ́yá ó fẹ́ tàwọn wọnú ìsìláàmù ni ti Usman bunu Talha òun náà mẹ́mbẹ̀ iná láàrin àmúrùkún antaru dole amanati il antu adul amanati ila ahliha wa idha ahkamtum bayna an-nas alakum bi ta ẹ̀tọ́ náà ló tún bá débẹ̀ òun náà bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba kọ́kọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn ará ilé Bani Shayba ẹgbẹ́ fún Usman bunu Talha padà wọ́n jẹ́ ìṣẹ́bí kọ́kọ́ wọ́n tà lẹ́bí ká mẹ́tọ́fẹ́ lọ́tọ́ ni pé ànábì òwòpó tóbi tó bá ìkọ́ ọmọ náà tí àwa tá a mú kọ́kọ́rọ́ ilé ọlọ́run lọ kún tó gbé ọdìdé lánàbì ọgbà páwà náà ń bẹ tòun ti bá ti jẹ́ kèfèrí ah ashhadu an la ilaha illallah tọ́ ẹwà wo àníṣẹ́ ẹjá sẹ́tọ́ fàáfà wá ẹjá sẹ́tọ́ fàáfà wá ẹjá sẹ́tọ́ fàáfà wá ẹjá sẹ́tọ́ fàáfà wá ẹjá sẹ́tọ́ fẹ́ bí àwa ẹjá sẹ́tọ́ fẹ́ bí àwa ẹjá sẹ́tọ́ fẹ́ bí àwa ẹjá sẹ́tọ́ fẹ́ bí àwa ẹjá sẹ́tọ́ fọ́ rẹ̀ àwa ẹjá sẹ́tọ́ ọ̀fọ̀ rẹ̀ àwa. Ìjà ṣẹ̀tọ́ ọ̀fọ̀ rẹ̀ àwa, ìjà ṣẹ̀tọ́ ọ̀fọ̀ rẹ̀ àwa. Bàbá ṣẹ̀tọ́ ọ̀fọ̀ àfà àwa, bàbá ṣẹ̀tọ́ fẹ́ bí àwa, bàbá ṣẹ̀tọ́ ọ̀fọ̀ rẹ̀ àwa, àlìjẹ̀ nà lẹ́rẹ̀ẹ́ ti àwa tọ́pọ̀ rẹ̀ àwa, tẹbá ṣe tọ́fẹ́ bí àwa, tàbá ṣe tọ́fọ́ àfá àwa lè jànà ní rẹ̀ tí àwa. Mẹ́ta ní rẹ̀ wá sí, mẹ́ta ní rẹ̀ wá sí. Mẹ́ta ní rẹ̀ wá sí, mẹ́ta ní rẹ̀ wá sí. Àwọn kan wá gbà wá sí àwọn kan wá gbọ́ wá sí àwọn kan wá takò wá sí àwọn kan wá kọ̀ wá sí àwọn kan wá gbà wá sí àwọn kan wá takò wá sí àwọn kan wá gbà wá sí àwọn kan wá gbọ́ wá sí àwọn kan wá takò wá sí àwọn kan wá gbà wá sí àwọn kan wá kọ̀ wá sí àwọn kan wá takò wá sí àmín. Tíwá lẹ́ni tí ó gbọ́ wa àmín. Tíwá lẹ́ni tí ó gbà wa àmín. Tíwá lẹ́ni tí ó takò wa àmín. Tíwá lẹ́ni tí ó gbọ́ wa sí ṣẹwà lẹ́ni jẹ́ tàwà sí ma ṣẹwà lẹ́ni jẹ́ takò wà sí. Ọ̀sẹ̀mí lẹ́ni jẹ́ takò wà sí ma ṣẹ̀mí lẹ́ni jẹ́ takò wà sí. Ọ̀sẹ̀mí lẹ́ni jẹ́ takò wà sí ma ṣẹ̀mí lẹ́ni jẹ́ takò wà sí. Ìrẹ̀mẹ̀ta lè rẹ̀ wá sí, ìrẹ̀mẹ̀ta lè rẹ̀ wá sí. Ìrẹ̀mẹ̀ta ní wá sí ẹ̀mẹ̀ta ní rẹ̀ wá sí. Ẹ̀mẹ̀ta ní rẹ̀ wá sí, ẹ̀mẹ̀ta ní rẹ̀ wá Àwọn kẹwàá gbọ́ wá àwọn kẹwàá kó wà sí. Ẹ̀dà fẹ́tọ́ fàfà wá, ẹ̀dà fẹ́tọ́ fàfà wá. Ẹ̀dà fẹ́tọ́ fàfà wá, ẹ̀dà fẹ́tọ́ fàfà wá. Ìwọ́ ṣẹ̀tọ́ fàfà mi, ìwọ́ ṣẹ̀tọ́ fàfà rẹ̀, àwọn ṣẹ̀tọ́ fàfà wá, àwọn ṣẹ̀tọ́ fẹ́ bí àwa. Ẹ̀dà fẹ́tọ́ fàfà wá, ẹ̀dà fẹ́tọ́ fàfà rẹ̀ ẹjá jẹ́ tọ́fẹ́ dí àwá. Ànàkàlá subhánà rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin sọ́lọ́ nabiyil karim. Ah, Àjẹ́lẹ́jẹ́lẹ́ lọ́n jẹ́ mi àrẹ́jì wa sọ́lọ́ jẹ́ rúgbùn. Wọ́n lọ́n jẹ́ mi yóò gùn. Wọ́n wọ́n ni bá pé jàmáà sí lọ́kàn yóò náà Khalifa wọ́n ni ká kí ogbò ẹ̀yìn jùkú ẹnu àsìkò ìṣẹ́jú méjì tó kù yìí kó tó di gbẹ́wà bára Sùlẹ̀mánù ọ̀rọ̀ adúpẹ́ náà ní pé àwọn alkùránì kan wà ní àyí tí Khalifa fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àti àwọn tírà kan àtàwọn envelope kan òun náà ni ó máa jẹ́ túnmà pé àwa ìpẹ́ àti ìgẹ̀ fún bàbá wa tí wọ́n lọ sí alkiyama láàrin ìṣẹ́jú kan torí ọjọ́ ti lọ abẹ́ gbogbo ẹ̀yìn bàbá jẹ́ ti dìde bàbá ọlọ́tẹ̀ bàbá ní agáka ìmáàmù bàbá olóṣùn ìṣẹ́jú kan náà ló kù tí ẹ̀rẹ́fì ti rábà nílé wọ́n ní bàbá tó nàìjíríà wọ́n ní ẹmá jí lọ bàbá tó nàìjíríà ẹ̀dàkùn